إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله dúgbẹ́ fún ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala tí ó ṣe náà fún wa láti péjọpọ̀ lónìí láti tún tẹ̀síwájú níbi kílásì síra wa ah, kágbìyànjú láti ṣe mọ̀rọ́jà dáadáa sí kára kó fi jìnà dáadáa kọ́nà wa subhanahu wa ta'ala kó jogún ìmọ̀ tí yóò ṣe wá láǹfààní fún wa ibi tí a dé <clears throat> ní ìjọkó ìjẹjọ a ṣàlàyé àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú nasabu yìí nasabu annabi sallallahu alaihi wasallam generally fúnra wa nípa ni asàlàyé ìtumọ̀ ni ìbùn lárúbáwá ti àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú nasabu yìí náà generally nípa pé ibi tó rìnlẹ̀ dé tí ó sì ìkhtilāf fún bẹ́ tó sì pé ó dájú dáadáa so a ṣàlàyé rẹ̀ fún wa so bákanáà nínú àwọn nǹkan tí ibẹ̀ náà láti tẹ̀síwájú lónìí nínú àwọn nǹkan tó sọ rìnlẹ̀ fún nasaba nabi sallallahu alaihi wasallam generally òun náà ni wípé anabi sallallahu alaihi wasallam gbogbo àwọn tí gbogbo nasaba nabi lineage nabi so silsila nasaba nabi sallallahu alaihi wasallam látorí annabi dé adam gbogbo wọn látara nikah ló ti wá so ali ibn abi talib ó bá wá látọ̀dọ̀ annabi sallallahu alaihi wasallam hadithi wà nù tabarani sheikh muhammad nasiruddin albani wọ́n sahhaha rẹ̀ so wọ́n ni wọ́n hassana rẹ̀ so wọ́n ni annabi sallallahu alaihi wasallam sọ pé kharajtu min nikah so anabi ni mo jáde látara nikah ni o walam akhruj min sifah in jáde látara sifah sifah ó wà o mild word ọ̀rọ̀ tó wà mild fún zinani but wọ́n tún mọ́ ń lò fún nikah tó sì pé tún wọ́n bá ṣe lójú ọ̀nà sharia so ilé ẹ̀fẹ́ sọ pé ó wà mild ni ó lè mọ́ túnmọ̀ gbogbo tó jọ mọ́ eh, zina but bóyá ti bí nísìn wọ́n ṣe nìká àwọn òpá wọn ṣe nìká láàrin àwọn náà ni but bóyá bí wọ́n ṣe rí pé wọ́n ṣe ṣe nìká yìí ṣe nìká ṣàríyà but bóyá bá wọn ṣe ń ṣe nú kọ́sítọ́mù ni àbí nǹkan so wọ́n máa ń pè ní sifah so anabi sallallahu alaihi wasallam olóhun jáde látara nìká ni ohun jáde látara sifah min lam yusibni min sifahil jahiliyyati shay so sifa jahiliya ikakanu rẹ̀ ọba so nabi sallallahu alaihi wasallam sọ rẹ̀ so nínú nǹkan tó nílẹ̀ fún nasaba nabi ni pé gbogbo nasaba tá ń wọ̀ yìí gbogbo wọn nìká nìká ló sẹ̀rẹ̀ so ilé nínú nǹkan tó mọ̀ bá subhanahu wa ta'ala tó fi dá nabi sàrẹ́sà nìyẹn so ilé yóò túnmọ̀ pé ni tó bá tí bá ṣe nìká kò túnmọ̀ pé kò lè jẹ́ èèyàn gbogbo àdíjì táwọn yẹn máa ń hun jọ pé wáládù zina kìnnìkan kìnnìkan so ọdún kìíní kan ọdún báyìí ní olóòrùn náà so zero wala zero waziratun wizra ukhra kọ́nà àwọn obìnrin ẹ̀gá táwọn náà bá tún túbá so mélòó mélòó ẹni tó túbá tó yí pé ó tún sẹ́rẹ̀ sí ó sì kìíní ó sì ṣiṣẹ́ dáadáa ó ṣiṣẹ́ dáadáa so but eléyìí in tí ànábì fi dásálẹ̀ ẹ̀sà nìyà gbogbo tí yóò fi mọ̀ pé ànábì jù wá lọ sẹ́ntẹ́ kẹ́ máa tẹ̀lé ni so eléyìí jẹ́ nínú àwọn ìdọ́dásálẹ̀ ẹ̀sà fún ah, nasabu iná lápapọ̀ so ká máa wọlé ní àwọn kọ̀ọ̀kan kọ̀ọ̀kan àbáwọn kọ̀ọ̀kan so nínú àwọn àwọn èèyàn tó wà nínú nọ́sàbò yìí so ikú bóyá àwọn nǹkan kọ̀ọ̀kan wà nípa wọ́n rí ìmọ̀ nípa wọn gẹ́bà ìsọ tó wọ́n pé nípa àwọn nǹkan tó jọmọ́ sí ọ̀rọ̀ báyìí àwọn afá máa ń wà flexible nípa rẹ̀ so nípa àwọn ìgbà wa tó wà ń pa rẹ̀ so torí pé in reality àwọn àtàní àwọn àtàmì ìdẹ́rìn lẹ́yìn tó tọ́ so but bóyá àwọn àwọn àwọn specific rẹ̀ so ṣe wọ́n sàti gbà wá so ah, alákọ̀ọ́kọ́ ni Adnan Adnan nínú àwọn tírà mi wọ́n sọ pé ó bá Nabi Musa ló gbà so Adnan nínú àwọn tírà mi wọ́n sọ pé ó bá Nabi Musa ló gbà so bákan náà Ma'ad maadi wọ́n sọ pé òun bá Nabi Isa ló gbà so Ma'ad wọ́n sọ pé òun bá Nabi Isa ó bá ló gbà so Mudar Mudar ah, nínú àwọn ọmọ Adnan náà so but òun náà tún ní àkílọ́kọ̀ rẹ̀ náà ní ọmọ ó ní bóyá akh so ní akh òun ní Rabi'a so wọ́n pè akh yẹn ní Rabi'a tẹ wá rí àtàrà mọ́dọ̀rọ̀ àtàrà Rabi'a ní àwọn àrán lárúbáwá ti tàn jáde so láwọn àrán lárúbáwá ti tàn jáde àwọn Rọ̀bíà yẹn wọ́n wà ní ọwọ́ eastern eh, south east àwọn ọwọ́ sàlẹ̀ sọwọ́ ọ̀tún ni Rọ̀bíà wà so àwọn ọwọ́ sàlẹ̀ sọwọ́ ọ̀tún so àwọn àwọn bẹ̀ ni Rọ̀bíà wà so àwọn ah, kílùkọ̀ rẹ̀ àwọn Mudar àwọn wà ní gbogbo ọwọ́ Hijaz gbogbo ọwọ́ ah, kílùkọ̀ rẹ̀ gbogbo ọwọ́ òkè báyìí so àwọn rọ̀bí àyíwárì àwọn ní ọ̀pọ̀lọpọ̀ àwọn kọwàrí jíjẹyọ látara wọn so Musaylima al-Kadhdhab ara wọn rọ̀bí àná lòun náà ti jáde èyí tó fi ṣe pé nígbà tí wọ́n sọ fún pé Ànábì sallallahu alaihi wasallam ní pé nígbà tó ń sọ fún àwọn tribe rọ̀bí àyí tá Ànábì spread message rẹ̀ pé Ànábì sallallahu alaihi wasallam kan ti so wọ́n ní kadhabu Rabi'a pé ah òpùrọ́ Rabi'a làwó tẹ̀lé o wala sadiqu Mudar a ní tẹ̀lé dúdú Mudar so ibi tí ẹ̀yàmẹ̀yà tó kó bá wọn dé nìyẹn so ẹ̀yàmẹ̀yà dẹ̀ kó bá wọn tó pọ̀ gan nínú àwọn Lárúbáwá gan so kódà ẹ fi rí pé bóyá ẹ̀yàmẹ̀yà wọn gan ló ti àwọn Lárúbáwá débi pé wọ́n máa ń wá ẹni tó pọ̀ gan nínú ìmọ̀ ansab tó rí pé nínú àwọn ọmọ táwọn Lárúbáwá fà kọ́ńbẹ̀ gan ni so nínú àwọn ọmọ táwọn ọlábá fákan so nínú rẹ̀ náà ni orin Ghaziya so kílòkọ rẹ̀ wọ́n mọ́ ń pe arákùnrin yẹn ní so nínú àwọn akọrin so àwọn afáàmọ́ ń forin yẹn ṣe mẹ́sàlù so ní ó sì wà láyé Ànábì sallallahu alaihi wasallam wọ́n mọ́ ana illa min ghaziyatin ghawat غويت وإن ترشد غزية أرشد so ni wa ma ana illa min gọzíyà mo ti wà so in gọwàt tó bá fi sọnù gọwétù èmì náà sọnù wa in tarushud gọzíyà tó arushudu tí gọzíyà bá sì mẹ́rin èmì náà so wọ́n padà pa so ẹ̀yà mẹ́yà ló kó so àwọn Rabi'a wọ́n sọ kódà nínú ẹgbàwámi wọn kàzábù Rabi'a khairun min sadiq Mudar nípé òpòrò Rabi'a dájú olódodo Mudar lọ so níbi tẹ́ so àwọn tí wọ́n wá ní apá Hijazi yẹn so ma lo Mudar fún wọn àìsí sọ pé àwọn Rabi'a àwọn tó pọ̀jù ní wọn padà join àwọn Khawarij so Ibn Ilyas so Ibn Mudrika Ibn Khuzaima Ibn Kinana so Kinana náà wà náà àwọn tí a lè nǹkan díẹ̀ ń parẹ̀ tó gbé kìnnà so hadithi tẹ wá hadithi ta kàfún wọn last week pé tí annabi sallallahu alaihi wasallam sọ pé inna allaha astafa kinanata min waladi ismail ní pé ọlọ́run ọba chozi kinana nínú àwọn ọmọ ismail àwọn pé chozi wo ni chozi lórí shirki àbí lórí ẹbọ àbí lórí kankan so allahu alam ọlọ́run ló máa ẹ̀sìn tó ṣe so but in tó súnmọ́ jù ni pé òun náà lórí shirki tí wọ́n pa ẹ̀sìn àwọn jahiliya lé lórí ẹ̀ tó wáyé pé ó ti bá wọn náà gbà ẹ̀ so orí ẹ̀ náà lòun náà wà so but ìstọ́fà tọ́lọ́ tí ó ń tán wí báyìí pé ọlọ́run bá fàdọ́lá rẹ̀ pẹ̀lú àwọn nǹkan mí náà sọ so bóyá ọlọ́run bá fàdọ́lá rẹ̀ pẹ̀lú àwọn nǹkan mí so gẹ́gẹ́ ọlọ́run bá ṣe pé wa yakhluqu ma yasha'u wa yakhtar so ikhtiyaru yẹn oríṣiríṣi nǹkan ló kó sínú so kìnnà yìí so mi wá láti ismail ẹ tún wọn àǹfààní kan tó wọn bí hadith anabi sallallahu alaihi wasallam so láti mọ̀ pé isnadi yìí isnadi nasabi wọ́n dákọ̀ kìnánà bẹ́ ó sì padà lọ sọ́dọ̀ ismail so ó túnmọ̀ pé kìnánà wà náà ọmọ ismail so ilé ya fi ṣíọ̀ rẹ̀ pé kìnánà wà náà rẹ̀ so wọ́n dẹ̀ ní kana sayyidan muta'a so olórí tán ma ń tẹ̀lé ni so olórí tán ma ń tẹ̀lé ni ìtumọ̀ kìnánà gangan lédè larawa ṣe rí most of àwọn tó wà ń bi nasabi so kúní àwọn ni ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà nù nasabi ẹ jẹ́ ká tẹ̀ kọ́kọ́ wò gan so jẹ́ ká so ẹjíká wo okùn kálùkù wọ́n sọ ń bíbà ah, wọ́n ní Muhammad ibn Abdullah ibn Abdulmuttalib Abdulmuttalib kìí sí okọ̀ rẹ̀ ní Shayba Shayba ibn Hashim Hashim náà kìí sí okọ̀ rẹ̀ ní Amru lókọ̀ rẹ̀ ibn Abdi Manaf so Abdi Manaf náà kìí sí okọ̀ rẹ̀ náà nìrẹ̀ Mughira lókọ̀ rẹ̀ ibn Qusay Qusayi náà kẹtún só kọ rẹ̀ tí ẹ̀nà nìyẹn Zaid ló kọ rẹ̀ ibn Kilab ibn Murra ibn Ka'ab ibn Lu'ay ibn Ghalib ibn Fihr so ibn Fihr ní last class mú sọ fún wa pé Ghalib òun ní kíni Quraysh but orang so orang Fihr ní Quraysh so Fihr yálà bóyá tó fa ìtìbáṣì yẹn ni pé ìbáṣì Al-Hafiz Abdul Ghani Al-Maqdisi tán fẹ́ sọ ibn Fihr làwọn kọ síbí whereas fihr gangan so fihr so fihrin so fihr gangan ni quraish so wahuwa an bawa bai wahuwa al-mulaqab bil quraish so ibn malik ibn nadr nadr qais lo konte ibn kinana so kinana gan wani ke so ko te so kinana ke wani ke so ko te nani torí pé tan pè ní kinana lédè Lárúbáwá ohun ibi te ma ń kó ta ma ń kó Kini ní ọfà sí ọ̀nà ń pè ní kìnàrà so bí tánmà ń kọ́ wọn sí ha mú sí na ma ń pè ní kìnàrà so wọ́n ni wọ́n sọ bẹ̀ nítorí pé àkílọ̀kọ̀ rẹ̀ nítorí pé ó nímà so àmì sọ pé nítorí pé ó ní ṣàjáà so ní tafi sọ bẹ̀ ni so so kìnàrà so kìnàrà yìí òun ni ok so mudrika náà amir lókọ̀ tí ẹ̀ náà so mudrika amir so ila akhiri nasab ila adnan so bó sì jẹ́ so nípa kìnnáyà yìí kìnnáyà yìí wọ́n ní a sayyidi ta so sayyidi ta ma so wọ́n sì ròyìn pé kódà àwọn èèyàn máa tán bá fẹ́ wá ṣe hajj àwọn èèyàn máa láníyàn méjì so nígbà ayé rẹ̀ torí pé nínú nínú nǹkan tó ń bẹ láti ayé ànábì Ibrahim dé táàmà ayé ànábì sallallahu alaihi wasallam ní hajj ọ̀dọ́ wọ́n change gbogbo ẹ̀ pápátá so àbí wọ́n change ọ̀pọ̀lọpọ̀ nǹkan nínú àwọn ṣàárẹ̀rẹ̀ anabi ismail so wọ́n ẹ̀sìn anabi ismail wọ́n sì ṣe kíni wọ́n yí padà so but kìnnáà wọ́n ní táwọn yẹn bá fẹ́ ṣe hajj àwọn yẹn máa ń láníyàn pé àwọn fẹ́ ṣe hajj àwọn tó wọ́n fẹ́ rí kìnnáà lọ́tọ̀ so bí ó ṣe bó ṣe níjà rárá tó nìyí sẹ́rí pé ọlọ́wọ́ bá kẹ́ ọlọ́wọ́ bá ó kẹ́ ìran yìí gan pẹ̀lú pé ń gbá àwọn èèyàn àwọn èèyàn àwọn èèyàn tó pọ̀ dìde ń bẹ̀ tí wọ́n jẹ́ àwọn èèyàn jankajankẹ láwùjọ so wọ́n dẹ̀ rò wípé ẹni tó ma ń ná ni ẹni tó ma ń ná gan tó ma ń tọrẹ gan so ni kìnnà so bákan náà kátún wo fíhìr fíhìr lásán pọ̀ òní Quraish so òní Quraish so Quraish wọ́n sọ mìbà nínú tíra Nihayatul Arab fi ma'arifati ansabil Arab so wọ́n sábàbù tasmiyatihim Quraishan wọ́n ní kí ni ìdí tán fi sọ wọ́n ní Quraish wọ́n ní aláwọ̀kọ́ aláwọ̀kọ́ ní sẹ́rí Fihr ta ní jẹ́ Quraish ikhtilaf wọn bẹ̀ lọ́dọ̀ àwọn afá àwọn kan ní Fihr ni àwọn kan ní an-Nadr ni àwọn kan ní Fihr ni àwọn kan ní an-Nadr ni àwọn kan ní ara kò nídìí sí jam'u ní pé ó pọ́síbù náà kó pé bóyá ìkíníkejì wọn náà ń pè ní Quraish ní pé an òun ni Quraish al فهر òun quraish al-awsat qusay òun wá ní quraish al-asghar so nadr òun ní quraish al-akbar فهر òun ní quraish al-awsat so qusay òun ní quraish al-asghar so but èyí tẹ́nu ń pọ̀ sí gẹ́ òun ní pé fihir òun ní quraish so fihir òun ní quraish so Eh, wọ́n sọ ìdí tán fi ń pè wọ́n ní Quraish tó gbé kèé sọ kọ̀rọ̀ ènìyàn so wọ́n ní ó wá látara ah, alqirshu so alqirshu ni shak wọ́n ní annan nadra wọ́n sọ níbi báyìí ní pé nihayatul arab fi ma'rifati ansabil arab so wọ́n ní annan nadra kana fi safina ní pé nadra táwọn kẹgbà pọ̀hún ní so wọ́n ní ẹranko so min dawabil bahr inú àwọn ẹranko odò yuqalu laha qarish wọ́n ń pè ní qarish so qirsh náà ma ń pè ní shark so qirsh náà ma ń pè ní shark wọ́n ní fa khafaha ahlu safina wọ́n ní àwọn táwọn anúdò wọ́n bẹ̀rù rẹ̀ wọ́n ní faramaha bi sahm wọ́n ní annadri òun ló wá lẹ́ kílùkọ́ rẹ̀ spear ma faqatalaha ó wá pa faqata'a ra'saha ó wá gé orí wa hamalaha ma'ahu ila makkah ó wá gbé pẹ̀lú rẹ̀ lọ sí Makkah wọ́n ní wàkíìlá wọ́n ní wọ́n tún sọ pé ilé ìrìn àti sọ fún wa náà rárá but kákànká fún wa náà tíra so wàkíìlá wọ́n ní ìdí tẹ́fí ń pè wọ́n ní Quraish ni li ghalabati Quraish wa qahrihim nítorí bọ́n ṣe borí àti bọ́n ṣe kọ́nká sa'iral so gbogbo àwọn ẹranko inú omi tó kù wàtàkùlàhà tí ó sì máa ń jẹ wọn wọ́n ni wàkílà wọ́n ni akọ̀dán mina takrish wọ́n ni wọ́n mú alátara takrish ni wà húwà tẹjmíyà òní kí yẹn kó n kẹjọ wọ́n ni summu bi dhalika ìdí tán fi sọ àwọn Quraysh níbẹ̀ lijtima'ihim ba'da tafarruqihim torí pé wọ́n wọ́n ní wàkílà lè kọ́rṣì him an hajjati muhtaj wọ́n torí pé wọ́n máa ń bí ẹ bukata ni tó bá ní bukata so wọ́n ní wàkílà mina takorish wàhúwà tijaro wọ́n ní látara takorish òun náà ni kí ẹ máa so so àwọn kan tó sọ bẹ́ẹ̀ so ìdí tá fi ń pé gbogbo àwọn sábàbù yìí ni àwọn ulama ul ansab náà dákọ̀ nípa pé kí ní ìdí tá fi ń pè wọ́n ní kọ̀rẹ́ṣì tí a má dẹ̀ rí àwọn míì náà wà nù rẹ̀ tó ṣe pé àwọn kankan kan jẹ́rì fún so ibn fihr so fihr òun ni àwọn afá sọ pé òun ni quraish so òun ni so torí pé àwọn náà wà nínú àwọn tó tún strengthen ìran wọn lẹ́yìn ìgbà tí wọ́n ti pétá wọ́n ni ibn ghalib ibn lu'ay ibn ka'ab so ibn murwa ibn kilab so ibn qusay qusay kò sọ yìí ni wọ́n máa ń pè ní Qurayshil Asghar kí ló tọ́fún máa ń pè ní Qurayshil Asghar ṣe rí nígbàtí anabi Ismail Isakoso Alaihissalam, Isakoso Kaaba ọwọ́ rẹ̀ ló wà nígbà tó wà láyé so ọwọ́ anabi Ismail ló so but nígbà tó yá tanabi Ismail kú ọwọ́ ìran oní ni pé wọ́n bá àwọn ya anabi Ismail bẹ́ẹ̀ so tí wọ́n wá ń gbé pẹ̀lú wọn tánàbí Ismail fẹ́ látara wọn kí ló kọ́ náà náà jurhum so jurhum so àwọn jurhum náà wọ́n kọ̀ntúrò káàbà so ìgbà táwọn jurhum wọ́n kọ̀ntúrò káàbà wọ́n bẹ̀rẹ̀ sí ń gbé tax lórí àwọn èèyàn so wọ́n bẹ̀rẹ̀ sí wọ́n bẹ̀rẹ̀ sí ń ṣe àbòsí fáwọn èèyàn gan wọ́n bẹ̀rẹ̀ sí ń jàmbá àwọn èèyàn so báwọn tribe kan àwọn tribe yìí náà àwọn ọmọ Adinani náà ni wọ́n but àwọn ìṣe Quraish so àwọn ìṣe Quraish so Khuza'a na ń pè wọn so àwọn Khuza'a yìí wọ́n wá lé àwọn Jurhum wọ́n wá lé gbogbo wọn lọ wọ́n ti lé gbogbo àwọn tó wà ní tí wọ́n ṣàkóso wọ́n lé wọn dànù so wọ́n bẹ̀rẹ̀ sí wọ́n gbé ní àwọn etí bèbè àwọn Jaziratul Arab so bẹ̀rẹ̀ sí gbé bẹ̀ so wọ́n lé wọn dànù so àwọn náà wá bẹ̀rẹ̀ sí wọ́n wọ́n take over Kaaba so kódà wọ́n ní àwọn tent àwọn tent náà ń gbé so nígbà tí wọ́n lé wọn so kò sọ yìí òun ló wá padà wá wá ó wá fẹ́ ọmọ olórí Khuza'a tó wà gbà so wá fẹ́ wọn ó sàwá bá ìgbà tó wá fẹ́ wọ́n ni wọ́n ní ó ní strategy gan wọ́n ló sì jẹ́ ẹni tí ó ní rí àṣà tó wà hassan dáadáa so ó wá fẹ́ mọ́ olórí wọn ó sàwá gbógun ti wọn òun ló wá dá ìsàkóso Kaaba àti in tó jọmọ́ bí chieftaincy in tó fẹ́ jọmọ́ bí chieftaincy so tó ma tó wà ní ilẹ̀ Lárúbáwá báyìí ló wá dá padà sọ́dọ̀ àwọn Quraysh so pàápàá jùlọ ní Hijaz ló wá dá padà sọ́dọ̀ àwọn Quraysh pàápàá jùlọ ní Mecca so kò sọ yìí ó ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan so ó tún ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan so òun ló máa ń pami fún àwọn òun ló tún ṣètò wọ́n sì máa pami fún àwọn tó bá wá sí hajj torí pé nígbàtí àwọn jurhum nígbàtí àwọn khuza'a fẹ́ lé wọn kó wọ́n wá mọ́mọ́ wọn lọ bó zamzam mẹ́lẹ̀ so wọ́n bó zamzam mẹ́lẹ̀ so àwọn khuza'a wá gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́ wọn orí so wọ́n gbẹ́ wọ́n gbẹ́ wọ́n gbẹ́ kákàkiri wọn orí so ìgbà tó padà yá tí wọn orí wọn filẹ̀ so kò sọ yìí náà wọn orí o so bọ̀tù wọn wá ń ṣètò bí wọ́n ṣe pẹ̀mí wá fún wọn so dà wọn ó lè rọ́ mímu torí gbogbo ń dá ń sọ yìí ẹ imagine tó wáyé pé kí ẹ ma sáré ìsáré tí èyàn sáré ìṣe kékeré bá so èyàn tún tọ́ wáfò iṣẹ́ tó nídi kí èyàn iṣẹ́ tó nídi strengthening nínú orí ọlọ́run bá téèyàn bá rí ṣe lọ́dọ̀ so téèyàn bá rí ṣe lọ́dọ̀ easy rárá ti so ẹ imagine ìgbà tí ò tẹ̀ tó so tí òun tí rẹ gbogbo ẹ̀ so tí òun tí rí gbogbo ẹ̀ àpáta so àpáta so ẹ imagine so òun ló sàwá ló wá tún strengthening agbára àwọn Quraysh so ló tún ló tún dá kó wà padà sílẹ̀ wọn so ó ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó pọ̀ gẹn so ní ah, kilo kore, àwọn injazat tó ṣe so ah, rẹ̀ wá ní Abdulmanaf so Abdulmanaf so ẹ jẹ́ ká lọ ẹ jẹ́ ká wo ẹ jẹ́ ká lọ wo máàpù tí mo sẹ́ndì si group wáyìí so kákà fi ṣàlàyé násábò Quraysh báyìí ọ̀dọ́ máàpù yìí kìí ṣe pé gbogbo wọn ló kó sínú tó bá yẹ pé gbogbo wọn ní kọ́lá ìrìn òpin máàpù kan lè gbà so kọ́lá àwọn ọmọ Abdul Muttalib gan gbogbo wọn gẹ́gẹ́ bá ṣe padà rí ẹ̀rí pé wọ́n ní kọbílà Quraysh wọ́n wá gbé Abdul ibn Qusay wọ́n gbé sábẹ́ rẹ̀ so abdulmanaf ibn qusayn wọ́n gbé sábẹ̀ so wọ́n wá sọ àwọn ọmọ tó bí so nínú àwọn ọmọ tó bí tó jẹ́ great grandfather nẹ́bí òun kíni òun ni hashim tiẹ̀ àbí bọ̀ ẹ́ tún rí pé nínú àwọn ọmọ míì náà tó tún bí ó tún bí àwọn míì náà ẹ̀rí ẹ́ rí mi náà abdulshams abdu abdulshams so abdulshams yìí ló wá bí kíni ló wá bí umayya so umayya ibn abdulshams so òun náà máa ń fi àwọn bànú umayya ti sí si so àwọn banu àwọn àwọn máa banu hashim àwọn máa ń àwọn kan ní banu umayya torí pé in reality ẹni tó bá ẹni tó bá tó bá tayọ àbí tó bá yọ nínú ọ̀ràn náà sábà fi ìrántí sí so kó láyé rẹ̀ lè yíyan nílọrin náà so ilé kìíní kan ilé kìíní ẹ̀rí pé bóyá bàbá kan so wá túnmọ̀ pé ẹlòmí ò ti wá láti gbà wọn so so òmáyà yìí ẹ rí pé òun àti Abdul Muttalib kí ni wọ́n jẹ́ síra wọn cousin na jẹ́ síra wọn so Hashim tó jẹ́ bàbá ti Abdul Muttalib so òun ló jẹ́ bóyá bí akh ẹgbọ́n àbábúrò fún Abdul Shams ó jẹ́ ẹgbọ́n àbábúrò fún ọmọ bàbá fún so eh, so Abdul Shams jẹ́ ọmọ bàbá fún so Abdul Muttalib àti Umayya yẹn so àkírùkọ rẹ̀ cousin ni wọ́n so tẹ́bá wá wò tẹ́bá ẹjẹ́ ká wo ti Umayya yẹn so ẹ́ rí pé ti Umayya yẹn òun bí Abul As ibn Umayya ó bí Harb Harb yẹn ló wá bí Abu Sufyan so Harb ló wá bí Abu Sufyan tí Abu Sufyan tó wá bí kíni tó wá bí Muawiya so radiyallahu anhu so ti yẹ báyìí so so ẹ padà wá sí titi Abdul so Abdul Muttalib ibn Hashim so àwọn ọmọ abdulmuttalib nínú àwọn ọmọ abdulmuttalib lélẹ̀ so nínú àwọn ọmọ abdulmuttalib lélẹ̀ so ẹ rí àwọn ọkọ̀ anabi sallallahu alaihi wasallam kọ̀ọ̀kan bẹ̀ so al-abbas so az-zubair abu talib so hamza so hamza so uh, so àti baba anabi sallallahu alaihi wasallam gangana so abu lahab ẹ rí abu lahab náà mẹ́ so àwọn méjì náà ló gba islam al-abbas àti hamza so abu talib àti abu lahab àwọn ò gba islam kú lórí kúfùrù so bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ so ká padà síbi nǹkan tán sọ so òun ló wá so ọmọ rẹ̀ wá ní abdulmanaf so ma kò sọ yìí òun ni abdulmanaf so abdulmanaf yìí òun ló gba ríásà ìntójọmọ́ káàbà àti ìntójọmọ́ maka lẹ́yìn bàbá rẹ̀ lẹ́yìn bàbá rẹ̀ kò sọ yìí so lẹ́yìn bàbá rẹ̀ so abdulmanaf òun náà wá ma tó jẹ́ hashim so hashim hashim yìí náà wá rẹ̀ òun náà wá wà again in terms of bóun náà tún ṣe gbọ́lá bó tún ṣe gbé ìbá ìdílé àwọn Quraysh so bó tún ṣe gbé ìbá ìdílé àwọn Quraysh so kí la sọ pé ó kọ rẹ̀ so amru la sọ pé ó kọ rẹ̀ amru ni a sọ rẹ̀ so ìdí tẹ́fẹ́ ń pè ní hashim so òun náà jẹ́ ẹni tí ó tó ní iyì gan láàrin àwọn Quraysh ẹni tó ní iyì gan tó lápọ̀nlé gan láàrin àwọn Quraysh so mo fẹ́ mo fẹ́ mo fẹ́ káwọ́ kìníkà tẹ́bá Hashim so Hashim ok ẹ̀hẹ́ nínú àwọn ọmọ ya nínú àwọn ọmọ bàbá Hashim ẹ̀rí al-Muttalib ń bẹ̀ sẹ́tìrí ibn Abdi Manaf so ye eh, so Hashim al-Muttalib ibn Abd Manaf so ẹ̀yí ká continue ọ̀rọ̀ lọ so Hashim yíwá rẹ̀ yìí ìdáfin pè ní Hashim torí pé awwalu man Hashim al-Tharid so òun ni ẹni aláwọ̀kọ́ tí ó máa ń tó máa ń rún bread so tó máa ń rún bread fáwọn hajj so wọ́n sọ pé ẹni tí kílọ̀kọ́ rẹ̀ so ẹni tó máa ń gani so tó máa ń tọrẹ gani tó máa ń fáwọn èèyàn gani wọ́n ní kódà níbi tó máa ń tọrẹ dé kìí dájẹun so gbogbo wa tó bá ń jẹun báyìí yóò máa ṣe kíni yóò pè yẹn kó bá jẹun so ó dẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó ṣe gan láti fi gbé yìí bá ìdílé Quraysh so ìdí tó fi ń pè ní Hashim nìyẹn so òun ni Hashim al-Tharid Tharid oúnjẹ àwọn lárọ́wà ni so òun ló kọ́kọ́ máa búrẹ́dì yẹn so ló kọ́kọ́ di ẹni tó ṣe pé yóò máa rún sínú ọbẹ̀ yẹn so fún àwọn tó bá wá ṣe hajj láti pé ká máa jẹ́ so ma rún síbẹ̀ so bread yẹn wọ́n ti rún síbẹ̀ so wọ́n ma wá jẹ papọ̀ mẹ́ran yẹn so ìdí tá fi ń pè ní Hashim ni so ìdí tá ń pè ní Hashim ni wọ́n so wọ́n Hashim yìí so wọ́n ní ó jáde láti lọ Sham so ti láwọn ìyàwó mi o so láwọn ìyàwó ti láwọn ọmọ so bọ̀ tó wá jáde láti lọ Sham láti lọ sòwò so nígbà tó wá dé Medina ẹ máa wọ Ọlọ́run ọba ẹ máa wọ kọ́dà Ọlọ́run ọba so nígbà tó wá dé Medina ó wá fẹ́ obìnrin kan tí obìnrin yẹn jẹ́ Salma so Salma bint Amr lóbìnrin yẹn so nínú àwọn obìnrin tí ó tó ní ìgẹ̀n so nínú àwọn obìnrin lábá tó ní ìkódà ibi tán sọ dí nínú àwọn obìnrin tí àwọn lábá gbà pé wọ́n lè kọ́ra wọn ni so tó dípa àwọn lábá wọn fún àwọn nígbà jahiliya so wọ́n fún àwọn obìnrin kọ̀ọ̀kan ní ní pé tó bá dé level yẹn so òun wá ní ẹmọ́ wo Ànábì sallallahu alaihi wasallam tí ó padà lọ sí Medina so a jẹ́ pé great grandmother nabi sallallahu alaihi wasallam láti medina ló ti wá so yí tó ṣe pé nínú àwọn tó jẹ́ tó jẹ́ tó wá lára medina wọ́n jẹ́ distant relative anabi sallallahu alaihi wasallam so nínú àwọn tí wọ́n gẹ́bí abu ayyub al-ansari so wọ́n jẹ́ distant relative anabi sallallahu alaihi wasallam so ó wá ohun ìbà tó ń lọ sham so tó fẹ́ lọ ṣòwò so ìgbà tó wá dé Medina ló wá fẹ́ Salima yìí so ìgbà tó fẹ́ ó ó dó sọ́dọ̀ rẹ̀ díẹ̀ tó lo bá tún lọ Sham ìgbà tó wá dé Gaza so ìgbà tó de Gaza Gaza ta mà lónìí ibẹ̀ ló wá kú sí so Gaza lónìí lámà tó kú sí so kódà lónìí yìí wọ́n ní mosque kẹ́mẹ̀ tó máa ń pè Masjid eh, Hashim so wọ́n máa ń pè Gaza ní gbàmí wọ́n máa ń pè ní Gaza to Hashim so wọ́n máa ń pè ní Gaza to Hashim so asọ́bìnrin tó fẹ́ ní Medina yìí so o ti òun ti o ti lóyún so o ti lóyún so o wá bímá so ìgbà tó wá bímá so ọmọ tó ń wá bí òun ìgbà tó bí ọmọ yẹn wá ní irun funfun lórí so torí pé ọmọ mi ìtàn bá bí ó lè múrun funfun wá so náà ni gbogbo àwọn Yorùbá tó máa ń kó sẹ́bọ̀ọ́ so látara àwọn kan mìíràn so <laughs> so òun náà fi ń pè ní ṣẹ́ìbà so náà fi ń pè ní ṣẹ́ìbà so torí irun funfun tó nígbà tó wà kékeré yẹn so bóyá àwọn pàtì irun rẹ̀ ó jẹ́ irun funfun so wọ́n ń pè ní ṣẹ́ìbà so ẹ máa wo ṣe ọ̀ pé ẹni tó jẹ́ bàbá àti Hashim òun ti kú so ó kú ní Gaza so ọ́nkú rẹ̀ tó jẹ́ eh, ọmọ bàbá fún Hashim tiẹ̀ òun ni kíni òun ni al-Muttalib so al-Muttalib yìí wá gbọ́ pé ọmọ bàbá òun ó lọ́mọ kan sí Medina nípo bí ó fẹ́yàwó kan sí Medina nígbà tó ń ṣe ní àjò ó sì lọ́mọ látara rẹ̀ so wá lọ wá lọ wò pé ó ń fẹ́ lọ confirm pé bóyá ń parọ́ ni àbí bóyá òtọ́ ni wọ́n nígbà tó débẹ̀ báyìí tó rí báyìí wọ́n ní kódà kò bèèrè kankan mọ́ ó ní ọmọ bàbá òun náà ni ọmọ bàbá òun náà ni ṣe pé ìmọ̀ ń ṣẹlẹ̀ bẹ́ gbà mí ipé yíò rí ẹ̀ pé àà ẹmọ́ bèèrè kankan mọ́ so ẹmọ́ bèèrè kankan mọ́ so ó wá tọ́lábà lọ́dọ̀ ìyá rẹ̀ pé kí òun máa mú lọ sí Makka ìyá rẹ̀ kọ́kọ́ fẹ́ gbà so ìyá rẹ̀ kọ́kọ́ fẹ́ gbà so Salman kò fẹ́ gbà so but lẹ́yìn ìgbà tó wá sọ fún pé ah, àwọn Quraysh àwọn ọlá ọlá àti báwọn ṣe tọ́jú rẹ̀ so wá gbà ìgbà táwọn èèyàn wá rí Shayba pẹ̀lú al náà wọ́n pé ọmọ kékeré ló mú àì náà wá ń pè ní Abdul ọ̀yẹ́ so ìgbà tán wá rí ṣe ìbà pẹ̀lú al-Muttalib tán náà ń pè ní Abdul-Muttalib pé à ẹrú Abdul-Muttalib so náà wá ń pè ní Abdul-Muttalib pé ẹrú Abdul-Muttalib so wà ilá ṣe ìbà gangan ló rẹ̀ so ṣe ìbà gangan so Abdul-Muttalib náà òun náà wá rẹ̀ yìí nínú àwọn tí òun náà tún bọ́lá fún ìdílé Quraysh ṣe wá wò ẹwà wò ẹwà wò ẹwà wò ẹwò ẹwò bó sí ń lọ èèyàn ló máa ń gbọ́lá fókọ fún e, fókọ léyìn àbí fún ìranyàn so àbáwọn èèyàn náà ni but gbogbo ẹ̀ náà gbogbo ẹ̀ náà wà gbogbo ẹ̀ náà gbogbo ọlá yìí náà làwọn láti pé kan fi wà lìjọ́nà ọlọ́ọ̀bà so yes o lè gbọ́lá fún yes ní tí èèyàn bá ṣe ní ó tẹ́lẹ̀ lórí ìranyàn tó tọ́ but kò sí tó dáa tó kíyàn wà lórí Islam so kíyàn sì gbé Islam ga níbi ìranyàn so Abdul Muttalibu òun ló wá òun náà ló wá àkópẹ́ ah, kópẹ́ sígbà yẹn al-Muttalib wá kú tó ló pé lẹ́yìn ìgbà tí Hashim kú al-Muttalib ló tàwà láwọn nǹkan tó jọ mọ́ ìdarí nǹkan tí Hashim máa ń ṣe so tó náà gbà lọ́dọ̀ bàbá rẹ̀ Abdul Manaf so Abdul Muttalib òun náà wá bẹ̀rẹ̀ sí ń ṣe gbogbo àwọn nǹkan yẹn so òun náà wá ní ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó ṣe tó fi gbọ́lá fún Quraysh gan so òun ló wá gbẹ́ Káàbà padà òun ló gbẹ́ Zamzam padà so òun ló gbẹ́ Zamzam padà so kódà eh, al-Hafiz ibn Kathir wọ́n dákọ̀ tẹ̀yìn nínú al-Bidaya wa nihaya so wọ́n dákọ̀ ìtàn bó ṣe gbé Zamzam nínú Bidaya wa nihaya wọ́n ní kíkà fún wa ní sọmrí rẹ̀ wọ́n ló lálà wọ́n ló lálà ó wá rí ẹnìkan tó sọ fún pé lọ́gbẹ́ albarwọ̀ so lọ́gbẹ́ barwọ̀ kí ni jẹ́ barwọ̀ òun ẹniyẹ tún lọ ó tún rí pé lọ gbẹ́ almadununa wọ́n wò pé kí ní jẹ́ almadununa salmadonna ni pé kí yàn fi nǹkan pamọ́ so wọ́n tún lọ bá pé lọ gbẹ́ tọ́íbà so tún pé kí ni tọ́íbà so ẹni ẹsẹ̀ wà wá fi àyè tí zemzem wà fún so wọ́n ni ó sọ wọ́n ń gbẹ́ wọ́n ni wọ́n ń gbẹ́ pẹ̀lú kan náà àwọn ọmọ rẹ̀ wọ́n náà kùrẹ́ṣì wọ́n wò pé ah ṣe Abdul ti ṣe nǹkan ò ti máa ṣe ńlá káìbáyìí so àwọn actually àwọn àwọn onítàn kìíní kan wà tí wọ́n ń sọ nípa history wọ́n ní history is not merciful so ìdá gbogbo tó bá ṣe gbogbo ẹ̀ náà wọ́n kọ síbẹ̀ so kò sí tó kàn so ìgbà tí n ka kìíní nínú àwọn nínú àwọn ẹlòmí tí wọ́n ń sọ ní Quraysh ni kánà ṣe ń fi àkìlì so ẹlòmí wà tọ́jú ewé so history put gan so akílòkọ rẹ̀ Abdul Muttalib ó wá ń gbẹ̀ ó wá ń gbẹ̀ ó wá ń gbẹ̀ ó wá ń gbẹ̀ so tó fi á padà kán ó kàn tán báyìí dé làwọn kùrìṣì bá dé pétọ́ omi wa náà ni àwa láti mọ mójútó ah so Abdul Muttalib ní omi wa bó sì bóhun lòun gbẹ òun lòun gbẹ náà bóhun ni ó sì wá di pé omi wa ni wọ́n ni ara o ara o pé àwọn ní pé omi wa ni wọ́n wá ní òkè in táwọn ó sì tán bá ti ní ìfànfà láàrin wọn báyìí nígbà jàhílíyà in tí mo sì ní pé wọ́n lọ sọ́dọ̀ kahin so adágbígba so òpùrọ́ so bí o ń jálà bí ayé sí ni so wọ́n lọ sọ́lọ̀ rẹ̀ òun ni wà bá wọn wo so in tí wọ́n bá ṣe so wọ́n wá ti sáré pé àwọn ó sẹ́rìn àjò lọ sọ́dọ̀ ẹnìkan tán mọ̀ ní ọ̀nà sham so obìnrin kan wà ń bẹ̀ pé ó mọ ọmọṣẹ́wò dáadáa so wọ́n sàn àgbéra nípa àwọn ọmọ lọ ìgbà tán dọ́nà báyìí wọ́n bá sọnù lọ́nà so débi pé wọ́n ti wọ́n wá ó ti fẹ́ di pé wọ́n ti fẹ́ kú gan so di pé wọ́n ti fẹ́ kú àwọn àṣòsí àdúdàpọ̀ tàn yín ó dáadáa so ìgbà tó wá di pé wọ́n ti fẹ́ ẹ̀mí wọ́n ti fẹ́ bọ́ Abdul Muttalib nítọ̀ kó ń kálukú gbẹ́sàárè rẹ̀ so torí pé wọ́n ti wíkì kẹ́dẹ́ bí pé tẹ́ ń kálukú bá ń padà kú wọn nílé máa gbẹ́ sáré so that tán bá ti ń kú wọn kálukú akẹwọ́ kan máa olóòrì sí wọ́n dáàbọ̀ ni so ibi tóhun tí wọ́n ibi tí Abdul Muttalib tí wọ́n ń gbẹ́ sáré tiẹ̀ ló tún ti wá kan omi so ibẹ̀ làwọn Quraysh dáwọ̀ pé ah tọ́ kò nídìí ká tiẹ̀ tún sọ pà ń lọ sọ́dọ̀ kílùkọ̀ọ̀dà adábìgbà kan so òun náà ni ọlọ́run fẹ́ fi hàn wá pé náà ni yóò wà in charge zamzam so ó wá padà lọ so òun náà ló wá wà in charge so àwọn ìdílé náà ló wá wà in charge zamzam ọdọ́ Quraysh Qusay àbí Quraysh al-Asghar tó sọ fún wa òun ló ti pín gbogbo àwọn tó jọmọ́ responsibility ó ti pín fún àwọn ìdílé Quraysh òun náà ló tún kó wọn wá òun ló kó nígbàtà àwọn Khuza'a lé àwọn Qurayshi jáde tí wọ́n lé wọn káàkiri so wọn náà ló tún padà dá wọn padà so in táwọn afáà tún fi sọ pé Kùrẹ́ṣì pé látara kọ́rọ̀ṣà kíyàn jama nǹkan so òun ló padà kó wọn padà sí ibẹ̀ so ti wá fún ìdílé kọ̀ọ̀kan ìdílé kọ̀ọ̀kan ìdílé kọ̀ọ̀kan ní nǹkan tí wọ́n mọ̀ sí so ti fún ìdílé kọ̀ọ̀kan ní responsibility àwọn kan wà tó ń mójútó sí kọ́ọ̀yà so àwọn kan wà tó ń mójútó àkírọ̀kọ̀ rẹ̀ miftah so àwọn kan wà tó ń mójútó oríṣiríṣi nǹkan oríṣiríṣi nǹkan so nínú àwọn kan tó ń dákọ nínú kútùbù síra so Abdul Muttalib yìí so òun ló wá ó jẹ́ sayyid so ó jẹ́ sayyidi Muta' tàdẹ̀mà tẹ̀lé so dẹ̀ bí àwọn ọmọ ó bí àwọn ọmọ so ìgbà tí Abdul Muttalib wá rí oore tọ́lọ́run bá ṣe fún yìí ló wá lérí fọ́lọ́run bá pé ah pẹ̀lú gbogbo oore tó ṣe fún mi Ọlọ́run tí bá sì bímọ mẹ́wàá yìí sì sacrifice ìkanú wọn fọ́lọ́run bá so àbí sacrifice ẹlẹ́kẹ̀wàá fún wọn so fún Ọlọ́run bá so àwọn ahlu siyar wá sọ pé nígbà tó wá tí ó padà bímọ so ó bímọ ó bímọ ó sàwá padà bí wọn lórí mẹ́wàá so abdullah tó wá jẹ́ bàbá nabi sallallahu alaihi wasallam òun wá ní ẹlẹ́kẹwàáyìn so òun wá ní so òun wá ní ẹlẹ́kẹwàáyìn so abdullah wá rẹ̀ yìí abdulmutalib sheiba so wọ́n tún wọ́n pè ní sheibatul hamd torípó ma ń wọ àwọn wà so wọ́n bẹ̀rẹ̀ sí ń pè ní shaybatul hamd eléyìí sì gbajúmọ̀ nínú àwọn Lárúbáwá wọ́n kàn sí ìdọ́fà nǹkan sínú ọkọ̀ náà so ẹ̀rí pé wọ́n máa ń lò fún Sheikh Rabi'u Rabi'u Rabi'u Sunnah so wọ́n máa ń ó wà nù àsàwọn Lárúbáwá wọ́n kàn wọ́n sí ìdọ́fà so torí pé generally so ó lè jẹ́ negative and positive so àkílòkọ so wá ó wá lérí pé òun ó fọmọ òun ó sacrifice it so ìgbà tó wá bí Abdullah Abdullah wá ó wá jọmọ tó nífẹ̀ẹ́ gan so ó jọmọ tó nífẹ̀ẹ́ gan so nínú àwọn ọmọ rẹ̀ gan so jọmọ tó nífẹ̀ẹ́ gan kò wá fẹ́ sacrifice rẹ̀ so wọ́n tún lọ bá wọ́sẹ́wọ́sẹ́ so ní pé kí ni káwọn ṣe so wọ́n ní okay in tó ṣe ni pé ó gba Abdullah kalẹ̀ ó sì gbé àbí wọ́n tẹ̀ tún sọ bá mi wọ́n ní kèé sóhun ní ọmọ ẹlẹ́kẹwàá wọ́n ní ó kọ́kọ́ ju kúrán so ó kọ́kọ́ ju kúrán lot so wọ́n tú lot so lot yẹn wá fọ́ lórí Abdullah so bó sì wá nífẹ̀ẹ́ Abdullah ọmọ rẹ̀ tó tún ní ara o Abdullah kọ́ wọ́n tún ju Abdullah náà lọ tún fọ́lù sí wọ́n tún ju lẹ́rẹ̀kẹta Abdullah náà lọ tún fọ́lù sí kò bá ní choice náà so but kò fẹ́ kò fẹ́ pa Abdullah so but nínú riwaya mi gan wọ́n ní ó fẹ́ pa gan àwọn ará tún ní ah Abdullah kó má jẹ́ Abdullah ní pé àkó ah, má pọmọ rẹ̀ kó wá kó wọ́nà mí kó lọ bá adágbègbà tí ó fún ní way out ṣùgbà tó lọ bá àtọ̀hún ní òkè yí tó ṣe ni pé gbé camel kalẹ̀ ó gbé ráhùn kọmí kalẹ̀ ó sì gbọmọ̀ rẹ̀ kalẹ̀ so ẹwà ju àkúrà so ẹ draw lot gbogbo ọgbà tí ó bá wá mọ́mọ̀ rẹ̀ ó ma camel ó ma fi so tó bá mú 10 camel ní ó kọ̀kọ́ jẹ́ so tó bá tún mọ́mọ̀ rẹ̀ tó bá tún tù jù wọ́n ló wá jù bẹ́ẹ̀ títí tó fi wá di 100 camel ló sì wá fọ́lù sórí camel so lórí 100 camel yẹn náà wá ni wọ́n madíyà lédò ní ní ṣẹ̀dá Islam madíyà rẹ̀ tẹ̀rí àǹfàní sírọ̀ báyìí ìtọ́ mọ̀ jẹ́ kí nǹkan mọ̀ dó lórí yẹn so kò sígbà tí èyàn bá díyà 100 camel ní so yóò ṣọ́ fi èyàn mọ̀ dáadáa so àgbéye tó bá wà iye tí ó bá ra 100 camel yẹn tí ó bá wà ìkòfẹ́lẹ̀ sí so lórí rẹ̀ náà ni ṣẹ̀rí àwọn mọ̀ lé lórí so dò so díyà yẹn náà fi tánà tí wọ́n wá fi pa so Abdullah so wọ́n gbà wá pé anabi sallallahu alaihi wasallam pé anabinu dhabihatain àbí anabu so anabinu dhabihain ọ̀dọ̀ hadith yìí wọ́n nílẹ̀ so ọ̀dọ̀ hadith yìí wọ́n but àwọn afáà ní ìtumọ̀ so dhabih alákọ̀ọ́kọ́ òun ni Ismail so dhabih alákọ̀ọ́kọ́ òun ni Ismail dhabih wẹ́lẹ́kejì òun ni kíni òun ni Abdullah Abdullah ibn Abdul Muttalib so ọ̀dọ̀ àwọn yahudi ní ṣubá so wọ́n ni ara zabihu ni ishaq so Ibn Qayyim wọ́n ṣe rọ́dù fún inú Zadul Ma'ad so Ibn Qayyim ṣe rọ́dù fún so wọ́n ni zabihu eh, òun ni ishaq ní pé àwọn yahudi ní ara pé zabihu ni ishaq so ishaq ni kìí ṣe ismail so whereas ẹ̀rí pé nínú suratu Saffat tọ́lọ̀ bá ń sọ pé wa fadaynahu bi dhibhin adhim wàbàṣàrnáhù bí ìsáàkọ̀ nabiyyan mina salihin so túnmọ̀ pé lẹ́yìn fàdéyìnáhù bí zíbí àdíwì yẹn ní ìsáàkọsẹ̀ tó wáwá so lẹ́yìn rẹ̀ ní ìsáàkọsẹ̀ tó wáwá so bọ̀tà wọ́n sọ bẹ́ẹ̀ so àwọn tó tún wá wọ́ sí jàwọn yẹ̀údí lọ so wọ́n ni àwọn mustashirikun àwọn tí ẹ̀ ní kò sẹ́ni tí ń jẹ́ Ismaili inú tààrà ti so ni pé àwọn rí pé Kùránù sọ but ìsọ́ Kùránì àwọn orí tó tó lẹ́rí nútàn pẹ́nìkan tí jẹ́ Ismaili wa so ẹlẹ́kùn ẹwọ kúfúrù èyàn kà dábà Kùránì ni so èyàn kà dábà Kùránì àwọn mustashiriki na wọ́n sílẹ̀ àtàwọn tàti dákọ fún wa pé àwọn náà ma ń tẹ̀lé ojú so àwọn ikhwani àwọn but in reality so àwọn tí wọ́n mọ̀ nǹkan tí wọ́n ṣe ni wọ́n so eléyìí jẹ́ bó sì jẹ́ nípa Abdul Muttalib so ibẹ̀ náà láti wá gbà lọ nípa bọ́n ṣe bí annabi sallallahu alaihi wasallam àti ọdún tó wọ́n bí annabi so Abdul Muttalib ó bẹ̀rẹ̀ sí mójútó indójọmọ́ alamari Kaaba lọ ó sì jẹ́ ni tí wọ́n bàbàrà gan tí wọ́n respect gan so wọ́n wá ní ní Ethiopia Najashi kìí sí Najashi tí ó gba Islamu so àwọn àwọn mu'arrikhun sọ pé bàbá rẹ̀ àwọn ẹlòmíì ní bàbá bàbá rẹ̀ so bàbá rẹ̀ so wá wọ́n ní authority lórí Yemen náà tó títẹ́ bá wo map yẹn so ẹ rí pé in tó la Ethiopia àti Yemen láàrin òní Red Sea so tẹ́ bá ná ti map yẹn so táwọn yẹn so so wọ́n ní wọ́n ní governor kan ní Yemen so tán pè ní Abraha so wọ́n pè ní Abraha so Abraha yìí ó wọ́n ló jẹ́ ó jẹ́ ìpáǹle ọlọ́kàn líle so jàbáàrù ló jẹ́ lórílẹ̀ so a máa jẹun yẹn nípa a máa fara ní wọ́n gan so ìgbà tó wá tí wọ́n bẹ̀rẹ̀ sí jẹ gàba lórí Yemen ó wá yóò wá rí pé àwọn èèyàn ní àwọn ń ìrìn àjò lọ sí Hijaz yóò àmọ́ kí wọ́n ń ń bẹ̀ wọ́n bí wọ́n ní àwọn lọ máa hajj so àwọn tó máa hajj ọgbà ara àwọn ó kọ́ nǹkan tó dájú ìyẹn lọ so that ibi báyìí làwọn èèyàn máa wá so ó wá kọ́ sí Yemen nígbà yẹn wọ́n ní kódà bó ṣe kọ́ tó látara glass ló fi kọ́ so ó kọ́ látara glass so ó kọ́ gan so ìkẹ́nà àwọn alárúbáwá tó ń wò dákẹ́mà so àbí tó ń wò pé tó ń ní gírọ̀ fún káàbà pé ah ó kọ́ nǹkan wá fẹ́ fi kọ́bí káàbà káwọn yẹlẹ ma wá bẹ̀ wọ́n ní bóhun ṣe kó kílọ̀kọ́ rẹ̀ àwọn ẹ̀gbin tí ma ń jáde látara àyàn tí a bá jẹun tán so bóhun ṣe kó bó lọ bó ṣe lọ fi rẹ́ gbogbo bí tán ti ń jọ́sìn nìyẹn <laughs> so wọ́n ló fi rẹ́ ó tún fi omi tí ma jáde tí a jẹun tánà so ẹ̀gbin omi ó tún fi ó tún fi design so wọ́n nígbà tó ṣe báyẹn so tí Abraham sì pé ah o <laughs> délé ìwò so wọ́n ni bó ṣe ní tọ́ ní tó kù ní pé àwọn ọjà Káàbà lógún so ní pé ní tó kù ní pé àwọn ọjà Káàbà lógún so wá ó wá pa wọn láṣẹ pé kí wọ́n kó àwọn erin so àwọn erin yẹn wọ́n ti kọ́ wọn so kódà nínú àwọn tíra sí àrẹ̀mí wọ́n ní irin tó tí Abraha gangan gùn wọ́n ní okò irin ni Mahmud so wọ́n ní okò irin yẹn ni Mahmud gbogbo tó kọ irin yóò bá jẹ ìṣẹ̀lẹ̀ ìṣàṣẹ̀lẹ̀ so ó wá gùn irin wọ́n gbéra pé àwọn lọ sí Mẹ́kà so láti lọ wó Káàbà pẹ̀lú nǹkan so ìgbà tí so wọ́n wá ìgbà tán dé ọ̀nà so Abdulmutallib òun sì ní àwọn rankumi àtàwọn ẹran tí àwọn èèyàn máa bá dà so ibi tán ti wá lọ dá láwọn ẹ̀yìn àwọn jìnàjìnà so bí wọ́n ṣe kó àwọn rankumi rẹ̀ náà so wọ́n kó àwọn rankumi rẹ̀ so ìgbà tí Abdulmutallib gbọ́ tọ́ ó so ó lọ so kódà níbi ibẹ̀ náà wọ́n tún jú rẹ̀ pé ẹni tó ga ẹni tó ga ni Abdulmutallib so ẹni so wọ́n nígbà tó wá wọlé tọ̀ Abraha so lára respect táwọn èèyàn ní fún Abdul Muttalib generally so abdullahi náà respect ẹ̀ gan so wọ́n ní kódà táwọn èèyàn bá wá bá wọn lọ́balọ́ba so wọ́n jòkó báyìí sórí àga ọlá wọn so àwọn èèyàn jòkó sílẹ̀ wọ́n ló jòkó sílẹ̀ fún Abdul Muttalib so kẹmọ́ gbọ́ bó ṣe pín so wọ́n nígbà tí ó wá sọ ó wá sọ fún Abdul Muttalib pé má worry ìwọ sáà kò ní Kaaba wọn ò ní problem pẹ̀lú wọ so Kaaba nìkan òun fẹ́ wó so ó wá ní Abdultalib ní ah èmi ò mọ̀ sí ẹ̀ wá torí Kaaba so ní tèmi wá torí rẹ̀ torí àwọn rankumi mi ni wọ́n ní gbogbo respect tó sì ní fún wọ́n ní gbogbo ẹ̀ sì wọlẹ̀ ah ìwọ tó máa ń sọ̀rọ̀ yẹ báyìí báyìí pé ìwọ tó wọ́n ti ròyìn yẹ báyìí báyìí tó ló wá mú gbólóhùn táwọn afá máa ń kó tìyàn ni pé ana rabbul ibili walil bayti yahmi nígbà ana rabbul ibili èmi mú ní rankumi walil bayti rabbun yahmi ilé ọlọ́wọ́ bá ní ọlọ́wọ́ bá tí ó sọ kó rankumi tèmi fẹ́mi ọlọ́wọ́ nílé yóò sọ lé rẹ̀ so ìwà tó kó rankumi fún ó padà sí maka ó so kọ́ kó maka kan lọ sí so wọ́n lọ fara pamọ́ bí so ìgbà tí Abraham àtàwọn so wọ́n ní wọ́n dáyé kan so rankumi yẹn tán ní mahmud yẹn so kò move ma tán bá dájú rẹ̀ kọ́ sẹ́yìn yóò lọ tán bá dájú rẹ̀ síwájú wọ́n náà náà náà títí kò gbọ́ so eléyìí túmọ̀ pé ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala àwọn ẹranko àbáwọn nǹkan tó jẹ mọ́ báyìí nínú àwọn dábà torí pé lẹ́yìn náà ṣẹlẹ̀ sáà nàbí sallallahu alaihi wasallam níbi sulh Hudaybiyah tánàbí fi pé gbólóhùn pé habasaha habisul fil sànàbí habasaha habisul fil torí pé rankumi annabi sallallahu alaihi wasallam so on kọsọwà kọ ni so ìgbà tí annabi sallallahu alaihi wasallam fẹ́ máa lọ tí abubakar sọ pé ókè ní pé táwọn kòrèjì bá fẹ́ jà wá lógun wá jagun náà ni so ìgbà tí wọ́n wá dé Hudaybiyyah rankumi bá kọ̀kọ̀ bá múùfù ma so wọ́n bá ní ah, rankumi yìí ah ó ti habisul fi'l so ẹni tó stop ẹ̀kọ́ kó mọ́ move mọ́ ẹni tó stop àwọn erin yẹn àrífì yẹn wà ń bí Bukhari o so fi túnmọ̀ pé àwọn àtẹ̀yẹn òdodo ni so fi túnmọ̀ pé àwọn àtẹ̀yẹn òdodo ni so ní pé ẹni tó stop erin so náà ló stop rankomi iná so wọ́n sà ní wọn ò gbọ́ so ibi tí wọ́n ti ń wò pé bóyá káwọn padà ibẹ̀ náà lọ́nà ọba ti rán àwọn ẹyẹ àbàbílì sí wọn so náà ni akílùkọ rẹ̀ alam tara kayfa fa'ala rabbuka bi ashabil fil so ní pé Ọlọ́run bá sọ wọ́n di wọ́n yọ yẹ́kẹ̀yẹ̀kẹ́ báyìí so wọ́n yọ yẹ́kẹ̀yẹ̀kẹ́ so ẹ̀kọ́ sì pọ̀ gan níbi ìtàn yìí gan ẹ máa wo àwọn ẹlẹ́bọ làwọn Quraysh fa but Ọlọ́run bá sì ó protect Kaaba torí pé bàbá Nabi sallallahu alaihi wasallam ó ti fẹ́ ìyá Nabi lásìkò yìí so kódà àsìkò àkílùkọ rẹ̀ àsìkò tí wọ́n tí wọ́n fẹ́ jà kàábà ilógun wọ́n ti lóyún ànábì sallallahu alaihi wasallam so wọ́n ti nínú èyí tó tẹ̀sùn wọn jù so wọ́n ti lóyún ànábì sallallahu but ẹ wo bọ́nà ọba ṣe protect kàábà ó túnmọ̀ pé gbogbo tó ń ṣẹlẹ̀ láyé ìsìn pé wọ́n gba Palestine wọ́n sì kẹ́kẹ́ kò pamọ́ sọ́nà ọba so kò lè fagídígbà so bí ó ṣe bí ọ̀rọ̀ nẹ́sàbà nabi sallallahu alaihi wasallam bó ṣe jẹ́ tó fi wá lìdí bí bíbí annabi sallallahu alaihi wasallam ni so hada wallahu alam wa sallallahu wa sallam baraka ala muhammadin wa ala alihi wa ajma'in idan naktafi bi hada wa sallallahu wa sallam ala muhammadin wa ala alihi wa ajma'in la ilaha illa anta أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته جزاكم الله خيرا